إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد وعده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار عباد الله إن مفتاح الدخول في الإسلام ما نسمي الشهادتان فهذه الشهادتان في الحقيقة شهادة واحدة وهي وهما الركن الواحد في الدين الإسلامي ففي خطبتنا اليوم نتناول أو شيئا يسير من معنى شهادة أن محمدا رسول الله صلى الله عليه وآله وسلم فقد قال الله عز وجل محمد رسول الله وقال الله عز وجل لقد كان لكم في رسول الله أسوة حسنة فهذا أبو رسول الكريم محمد بن عبد الله صلى الله عليه وسلم بعثه الله إلى الناس كافة فهذا من خسائسه فالأنبياء من قبل النبي صلى الله عليه وسلم يبعثون إلى قومهم خاصة وبعثت كما قال صلى الله عليه وسلم إلى الناس عامة حتى الجن فقد غفل كثير من المسلمين اليوم أو جاهل كثير من المسلمين اليوم المعنى الحقيقي لشهادة أن محمدا رسول الله فكثير من المسلمين يرددون لا إله إلا الله محمد رسول الله بدون فهم معنى ما يقول أما معنى محمد رسول الله صلى الله عليه وسلم فقد بينه بألفاظ موجزة جدا شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله في كتابه النافع الأصول الثلاثة فلخصه في أربعة أشياء فقال تصديقه فيما أخبر وطاعته فيما أمر واجتناب ما نهى عنه وزجر وألا يعبد الله إلا بما شرع فهذه الأربع مجملة معنى شهادة أن محمدا رسول الله صلى الله عليه وسلم فمن فهمها وعمل بها كان من الفائزين في الدنيا والآخرة ومن تركها أو ترك واحدا من هذه الأربع يستحق العذاب يوم القيامة آه، ونكشى عليه الكفر والزندق والعياذ بالله أما الشيء الأول فهو تصديقه فيما أخبر تصديق النبي صلى الله عليه وسلم فيما أخبر من الغيبيات منها الإسراء والمعراج منها نزول عيسى عليه السلام وخروج المهدي وخروج الدجال في آخر الزمان وكذلك خروج اليأجوج والمأجوج وكذلك قصص الأنبياء والأمم قبلنا وكذلك الفتوحات الإسلامية التي أخبر النبي صلى الله عليه وسلم بها ومنها أمارات الساعة الصغرى والكبرى فهذه الأمور وما يشبهها لا بد من الإيمان بها فعلى رأس هذه الأمور أسماء الله وصفاته إذ أخبرنا, أخبرنا النبي صلى الله عليه وسلم عن بعض الأسماء لله والصفات يجب الإيمان بهذه الأشياء وتصديق النبي وعدم التشكيك أو عدم الشك والريب في هذه الأمور أما الثاني فهو طاعته صلى الله عليه وسلم فيما أمر ومما أمر وعلى رأس ما أمر به النبي صلى الله عليه وسلم التوحيد والطاعات والمستحبات ومكارم الأخلاق من الصدق والعفاف والتوادع والكرم وكل ما يحبه الله ويرضاه يجب اتباع النبي صلى الله عليه وسلم وطاعته في هذه الأمور الثالث اجتناب ما نهى عنه النبي صلى الله عليه وسلم وأول أو رأس شيء الذي أمر به النبي الشرك بالله والكفر والنفاق والمعاصي والتغيان والمعاصي من الكذب والقذف والكبر والحسد والحقد وشهادة الزور وغير ذلك مما يكرهه الله ويأبى والرابع وهو ألا يعبد الله إلا بما شرع ويبين هذا ما يقوله العلماء ما يقرره العلماء كلهم أن الأصل في العبادات التوكيدية فما علمنا عالما واحدا من علماء هذه الملة خالف في هذا الأمر أنه لا يجوز التعبد لله إلا بما أمر به النبي صلى الله عليه وسلم وآله وسلم فلا تجوز العبادة إلا بشرطين الأول الإخلاص والثاني المتابعة فيجب الحذر من البدع كلها والدعاة إلى الشبر ومن البدع الاحتفال بالمواليد مما يسمى بالمولد النبوي وما إلى ذلك منها التصوف و والتهجلات المبتدعة وكذلك المجالس التي تعقد في قل يا أهد بالصلوات وهذه كلها من البدع وكذلك ليلة الإسراء والميراج وما إلى ذلك من البدع والمحدثات التي نشاهدها في مجتمعنا وما إلى ذلك من المجتمعات الإسلامية ومن ومن لوازم الشهادة أن محمدا رسول الله الذب عنه والدفاع عن مقامه والدفاع عن سنته والدفاع عن دينه والدفاع عن أصحابه أصحاب محمد صلى الله عليه وآله وسلم فكيف تكون مسلما متبعا للنبي صلى الله عليه وسلم فترى محمدا صلى الله عليه وسلم ينال منه أو ترى أصحابه ينال منهم رضي الله عنهم فلا تدافع عنهم فيجب الدعوة إلى هذا الدين الحنيف دين محمد صلى الله عليه وسلم والحذر والتهذير من كل ما يخالف دينه وكذلك الدعاء إلى أبواب جهنم فأقول ما تسمعون واستغفر لي ولكم واستغفروه إنه هو الغفور الرحيم أرجو الله سبحانه وتعالى أترى عليكم كياتي جفون النبوة محمد صلى الله عليه وآله وسلم خطبة واتي ليودة لوري بكينة ما شهادة أن محمد رسول الله sallallahu alaihi wa alihi wasallam nǹkan tó jẹ́ nǹkan àkọ́kọ́ tí a ma fi wọnú ẹ̀sìn islam tí a ma fi jẹ́ musulmi òun náà ni kí yẹn sọ pé ashhadu an la ilaha illallah wa anna muhammadan rasulullah sallallahu alaihi wa alihi wasallam ilé ilé ya ma ń sọ tí a ma fi jẹ́ musulmi ilé ta wá sára ilé khutba wa tẹni òun náà ni ìpín kejì nínú shahadatan a ma ń kẹ méjèèjì ní shahadatan kan ni a ma ni ìdí ni wípé ó kó sínú ìjẹ́rìí pé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala nìkan ló yẹ ká máa jọ́sìn fún àti wípé annabi sallallahu alaihi wasallam òun lòjíṣẹ́ Ọlọ́run Ọba so méjèèjì ó wá jẹ́ ṣàhádà ẹyọ kan ẹlẹ́ẹ̀kejì láwọ́ wá sàlàyé níbi khutbah ti ní òun náà ni pé ìjẹ́rìí pé muhammadu òjíṣẹ́ Ọlọ́run Ọba ni sallallahu alaihi wasallam ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lè ní àwọn là ń sọ muhammad òjíṣẹ́ Ọlọ́run ni muhammad òjíṣẹ́ Ọlọ́run ni muhammad òjíṣẹ́ Ọlọ́run ni àmọ́pọ̀lọpọ̀ ma ìtumọ̀ Muhammadu jíṣẹ́ Ọlọ́run ni tí wọ́n ń sọ oníkálùkù kan sọ náà ni kí ni túmọ̀ rẹ̀ àkọ́kọ́ ni pé Ọlọ́run bá kí wọ́n jẹ́ yíwa ní Kùránì Ọlọ́run Muhammadu Rasulullah Muhammadu jíṣẹ́ Ọlọ́run ọba subhanahu wa ayat bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Ànábì sallallahu alaihi wasallam àwọn náà fi rinlẹ̀ ipa wọn ni òjíṣẹ́ Ọlọ́run ọba gbogbo mùsùlùmí ló dẹ̀ gbọdọ̀ ní ìgbàgbọ́ yìí wípé Muhammad òjíṣẹ́ Ọlọ́run ọba ni wọ́n sallallahu alaihi wa alihi wasallam sheikh muhammad bin abdul wahhab rahimahullahu ta'ala wọ́n wá sí àlàyé kí ni túnmọ̀ muhammadu rasulullah kí ni túnmọ̀ ìjẹ́rìí wípé muhammadu kìí sí ni ayọ̀mọ̀ yá mi ní islam wọ́n wá ní nǹkan mẹ́rin ló kó sínú nǹkan mẹ́rin yìí gbogbo mùsùlùmí gbọdọ̀ máa wọ́ra rẹ̀ ṣe mẹ́rin yìí pé sí ọlá tí mẹ́rin yìí ò bá pé sí ọlára muhammadu rasulullah tó ń sọ ààyẹ ń wàhálà ń bẹ́m̀bẹ̀ kò yí pé ó tí ìdọmọlẹ́yìn ànábì o tòótọ́ lódodo ó ti di ẹmọlẹ́yà nẹ́bí òótọ́ gidi tí mẹ́rin yóò bá ti pé àkọ́kọ́ nínú rẹ̀ ó ní pé kéèyàn gba nẹ́bí gbọ́ níbi gbogbo nǹkan tí ànẹ́bí bá ti fún wa ní ìrúpa rẹ̀ àkọ́kọ́ ni ẹ̀kejì ní pé ká tẹ̀lé ànẹ́bí níbi gbogbo nǹkan tó bá ti pa wá láṣẹ ká ṣe ẹ̀kẹta ó ní ká jìnà sí gbogbo ń tánẹ́bí bá ti ní ẹ gbọ́dọ̀ ṣe ẹ gbọ́dọ̀ dédé ànẹ́bí ló sọ bẹ́ẹ̀ ẹ jìnà sí ẹ fi ilẹ̀ sí lọ́hun àyàfin tánàbí ìbámúwá fún wa sallallahu alaihi wa alihi wasallam ẹ jẹ́ ká máa wà kíní ní ẹyọ kọ̀ọ̀kan àti àwọn àlàyé díẹ̀ nípa rẹ̀ wà ilá tọ́pìkì tó ṣe pé èyàn sí àlàyé tí ó pọ̀ gán lórí rẹ̀ ní àmákẹsáré gé ní wẹ́wẹ́ nítorí pé kútùbà ní àwà àkọ́kọ́ ni wípé kíní nǹkan tán pè ní ìgbà nábì ní òjíṣẹ́ Ọlọ́run Ọba àkọ́kọ́ ni gbà tó wá dáwà káwà sí lọ́wọ́ bá kò wá fi wálẹ̀ bẹ́ẹ̀ ó wá rán wọn òjíṣẹ́ sí wa ó wá rán wọn òjíṣẹ́ fún wa káwà máa jẹ́ olùfúnni ní ìró ìdùnnú àti olùkìlọ̀ fún fún wa pé o gbogbo àti mọ́ntánlẹ́ wá sí láyé ó kù bá ṣe ṣe wa wọ́n wá ń tọ́ wa sọ́nà wọ́n wá ń fọ́nà mọ̀ wá lórí bá ṣe sí lọ́wọ́ ọba subhanahu tó bá jẹ́ kí bí a wá gbà kó jíṣẹ́ láwọn ẹni yí lóòótọ́ o tí wọ́n dẹ̀ ń gba ọ̀rọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run ọba tó nímọ̀ nípa kọ̀kọ̀ àti gbangba gbogbo nǹkan tí yẹn kò sí nǹkan tó pàmọ́ fọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala tó bá wá jẹ́ pé bẹ́ẹ̀ ni àṣepá àgbùdọ̀ wá nígbàgbọ́ nínú gbogbo nǹkan bá ti sọ fún wa kò bá jẹ́ pé kíní yìí nínú làákàyè tí ma kò bá mú làákàyè tí ma ó rí bákan bákan kíní ìwọ ojú làákàyè wa lọ ìwọ lọ́wọ́ ẹlùmí ò takú mẹ́lò òun ò lè gbàgbọ́ ìdí ní pé òun ò rí tó bá sì ti lè rí òun ò lè gbàgbọ́ ẹwà bèèrè lọ́wọ́ ẹni nǹkan pọ̀ nínú ayé ìtò orí tó dẹ̀ gbàgbọ́ mo gbàgbọ́ tó gbà ó mọ̀ pọ́ wà náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn nǹkan táwọn òjíṣẹ́ Ọlọ́run bá bá fún wa ní ìwò parí ó ní ìrìn tí Ànábì ṣe sallallahu alaihi wasallam tọ́lọ̀ sí sọ fún Al-Qur'an nínú suratul Isra sura Bani Isra'il tọ́lọ̀ bá ń sọ wípé nímọ̀ ọlọ́ọ̀bá tó mú òjíṣẹ́ rẹ̀ rìn ìrìn láti Makka láti ilé ọlọ́ọ̀bá bèwọ̀ tí ń bẹ ní Makka Masjidul Haram ó wá rìn ìrìn lọ sí Masjidul Aqsa a ní ìtí wípé ọlọ́ọ̀bá ti ṣe kíni ọlọ́ọ̀bá fi kékeré kan lànẹ́bí ogun sallallahu alaihi wasallam jibril ayé màláíkà ẹni tó jẹ́ màláíkà alágbára al'amin olùfọkàntán lè òjíṣẹ́ tọ́lọmọ́rẹ́ sáwọn òjíṣẹ́ olóńgbà nẹ́bí yìí rìn ìrìn sallallahu alaihi wasallam ọwà rìn rìn ẹdẹ Jerusalem ní masjidu al-Aqsa lè ti bẹ ní Filistini lè ní wọ́n wá gbẹ́ra láti bẹ̀yẹn lẹ́yìn ìgbà tán kírun pẹ̀lú àwọn ànábì Ọlọ́run bá ń bẹ gbogbo ẹ̀ ní àwa mùsùlùmí nígbàgbọ́ nú rẹ̀ ààdẹ̀ kí ń ṣe yìí méjì kó ṣẹlẹ̀ tí ẹ̀bá kí ń ṣe bẹ́ẹ̀ ni kí wá ní ìtumọ̀ Muhammadun Rasulullahi tó ń sọ tó bá jẹ́ pé ò ní ìdí pé kó jíṣẹ́ kan wá bọ́ ni then làákàyè rẹ̀ nìkan ti tó ọ kò ní ìdí kó jẹ́ mùsùlùmí fẹ̀kan mọ́ làákàyè rẹ̀ lọ ànábì wa gbéra láti bẹ̀yẹ̀ o wọ́n wá lọ sí sánmẹ̀ lẹ́ẹ̀keje wọ́n wá dé wọ́n wá narrate wọ́n wá tún dé padà lóòmù yẹn òun ni sọ̀lá àtàǹkílẹ̀ ní bó ṣe ṣẹlẹ̀ nìyẹn ànábì wá dé padà sí Jerusalem wọ́n tún wá dé padà sí Makka gbà tí wọ́n dé Makka tánàbí sọ̀rọ̀ yìí àwọn kèfèrí ò gbà wọ́n gbọ́ wọ́n fi wọ́n sí ẹ̀yẹ nínú ẹni Abu Jahal bàtà Abu Jahal ra nẹ́bí ibo ló ti ń bọ̀ ó ní ìrìn báyìí báyìí báyìí lòun rìn Abu Jahal gbé ẹ̀rin gba a irọ́ ipọ̀ Abu Jahal wá lọ bá Abubakar ó wá pàdé Abubakar so ti gbọ́n tọ́rọ̀ rẹ̀ sọ ìgbà yẹn Abubakar ò sì ti rí ọmọ ìyá rẹ̀ sọ pé òun ṣe báyìí báyìí báyìí báyìí ó ní ànábì sọ bí àbí ó ní òdodo ló sọ ojú ẹsẹ̀ òdodo ló sọ in tán pè ní àlì ìmánu nìyẹn in tán pè ní àtẹ̀sídíkù bí nàbí nìyẹn sallallahu alaihi wasallam kò ní ìdíkò bẹ sọ́rí ní ànábì ló sọ straight ní mọ́wùlẹ̀ dámà rẹ̀ àmọ́ lè ní àwọn kan wá dé nínú àwọn zanadikọ̀ nínú àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí wọ́n ní kò sí tán pè ní àlì ìṣọ́rọ̀ àlì mẹ́rọ́jì ẹ̀yìn ìrọ́ àlọ́gbà sọ̀láwà ìrọ́ ni kò sí àlì ìṣọ́rọ̀ àlì mẹ́rọ́jì wà mọ̀ yí pé bí abubakir ni siddiq radiyallahu anhu bó ṣe nígbàgbọ́ nínú rẹ̀ lánàá wọn làwà mùsùlùmí náà lẹ́ni nígbàgbọ́ nínú rẹ̀ bí àbújáàdì tó jẹ́ kèfèrí ṣe kọ́ lánàá bẹ́ẹ̀ làwọn kèfèrí náà ń kọ́ lẹ́ni àwọn kèfèrí ò tán o àwọn náà láwọn ò gbà kí nìdí ọ̀bá làkáyìn wọn mú bóòlù ṣe pọ́síbù ìrìn Jerusalem sí Mẹ́kà lásán odidi bí oṣù méjì ni bóòlù wọ́n ṣe rìn láàrin yaf'alu ma yasha ọlọ́ọ̀mọ́ ń ṣe tó wù ó ti gbàgbé kí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala a ó Jibril ló tún rẹ́ sí láti wá mọ́ wá sí ibẹ̀ sí wọ́n mọ́ Jibril ni so àwa mùsùlùmí ní gbàgbọ́n pa ilé ìdí ni wípé nínú àwọn ọmọ kọ̀kọ́ ní nínú rẹ̀ òun náà ni nùzúlù Isa wíkẹ́ ànábì Isa alayhi salam mú ó sọ̀kalẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe sọ fún wa nínú Qur'an gẹ́gẹ́ bí ànábì ṣe sọ fún wa àwọn kèfèrí lẹ́yìn náà wọn ò gbọ́ oní pé Mahdi yóò jáde gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Ad-Dajjal Ad-Dajjal ni yóò lò 40 days láyé tí ó dẹ̀ sọ àwọn èèyàn nù tí ó sọ àwọn èèyàn dúkì fèrí kí Ànábì Isa alaihissalam kí wọ́n tó wá pa ní báàbò alóde lẹ́yìn tí ń bẹ ní Palestine lè ní àwọn kèfèrí láwọn tó gba ilé náà gbọ́ wọ́n láwọn ò gbàgbọ́n tàwọn nínú rẹ̀ náà ni qisasul anbiya wal umam min qablihim Adam Ànábì Yusuf àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ìtàn tí ń bẹ nínú Qur'an àti nínú súnnà àwa Mùsùlùmí ní ìgbàgbọ́ nínú rẹ̀ nínú rẹ̀ náà ni àwọn futuhatun islamiyya tó ṣẹlẹ̀ lẹ́yìn Ànábì gbogbo ẹ̀lá Ànábì ti sọ pé yóò ṣẹlẹ̀ ó wá ń ṣẹlẹ̀ tó ní kálùkù náà sí rí kódà tẹ́bí pé ń bẹ̀rún àwọn sọ̀hábà tánàbí sọ bí tí ó ti kú fún kí ogun báyìí ni wọ́n ti kú o Islam ọwọ́ ìlú báyìí Islam ọwọ́ ìlú báyìí gbogbo olú ẹ̀ náà ni Islam ọwọ́ lẹ́yìn Ànábì Muhammad àmì pé alkiyama ti súnmọ́ nínú àwọn àgbẹ̀ta nàbí sọ ohun gbogbo náà ti wá rí lè ní ànábì nínú rẹ̀ ní pé ìṣekúṣe ìzìnà yóò fákàkì ilé àti oko aburú pọ̀ gẹ́ gbogbo nǹkan ó dẹ̀rú àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tí ànábì sọ pé yóò ṣẹlẹ̀ nínú àwọn alamatu sáà gẹ́gẹ́ bí al-khuruju al-ya'juj wal-ma'juj àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا الله ní ṣẹ́ra àwọn mùmìní àwọn làwọn tán bá ti nígbàgbọ́ nínú Ọlọ́run Ọba àtòjíṣẹ́ rẹ̀ thumma lam yartabu wọn wá kí ń ṣe òyíròyí wọn kí ń ṣe méjì nípa tánàbí bá ti sọ fún wọn sallallahu alaihi wa alihi wasallam ẹwù ìgbàtánàbí ń sọ àwọn stages tí ọmọ ma ń lò nínú ìyá rẹ̀ fáwọn sọ̀hábà nígbà yẹn àwọn sọ̀hábà dẹ̀ gbàgbọ́ débi pé ìgbà tí Ibn Mas'ud fẹ́ narẹ́tì àdífì yẹn ó ní haddathana Rasulullahi sallallahu alaihi wasallam wa huwa as-sadiqul masduq ẹwọ̀rọ̀ Ibn Mas'ud ní pé anábi <clears throat> sallallahu alaihi wasallam wọ́n sọ ọ̀rọ̀ kan fún wa ọ̀rọ̀ yìí dẹ̀ ni anábi yìí dẹ̀ ni o as-sadiqu ni olódodo èèyàn ni al 40 ah, days by 40 days by ní ìsìn àwọn scientist wá wípé bí sẹ́sẹ̀lẹ̀ gẹ́gẹ́ náà nìyẹn àwọ onígbàgbọ́ tó rí rẹ́ntorí àwọn scientist àwá gbà tó ń kọ́lọ̀ bá ló sọ ànábì ló sọ ní sallallahu alaihi wasallam gbogbo àwọn ilé tó tún wá rí iná ipá nábì sọ pé yóò ṣẹlẹ̀ yìí tó ti ṣẹlẹ̀ yìí náà ó wá tún fún wọn gan láti wá nígbàgbọ́ nínú àwọn míì tó ti rí táwádé nígbàgbọ́ pé yóò ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé òjíṣẹ́ ọlọ́pàá tọ́lọ̀ wá rán síwá yìí ọlọ́wọ̀ kan rán síwá fún eré àbí fún àwàdà rárá o ọlọ́pàá rán síwá ká máa tẹ̀lé ni kó dúó níwájú kó jẹ́ ìmáàmù wa káwà tò ní ẹ̀yìn rẹ̀ ló jẹ́ kí gbogbo ẹnikẹni tó bá rò bóyá olè tò síwájú ànábì sallallahu alaihi wasallam ìbínú ọlọ́ọ̀bá ní wá o gbọ́dọ̀ tò síwájú ànábì o sì gbọ́dọ̀ dúó ní ẹgbẹ́ ànábì ẹ̀yìn ànábì ló tò sí sallallahu alaihi wasallam pẹ̀lú pé gbogbo tánàbí pàwọ́láṣẹ at-tawhid káṣẹ ọlọ́ọ̀bá lọ́kan ṣoṣo níbi ìjọsìn ká mọ́ mú orogún pẹ̀lú rẹ̀ má dìbàntẹ́ má di oúnjẹ má lò kan kìíní kan má lọ sílé àfóúnjálàbí má lọ wọṣẹ́ gbogbo àwọn nǹkan tó takò tawhid tó jẹ́ má jìnà sí tawhid ìsì Ọlọ́run Ọba lọ́kan ṣoṣo níbi gbogbo tó bá ti jẹ́ t'Ọlọ́run Ọba kíní Ọlọ́run Ọba ló ní à ní fẹ́lómi lẹ́yìn Ọlọ́run Ọba gẹ́gẹ́ náà ni àwọn àtọ̀át gbogbo tọ́lọ ni a máa ṣe àtàwọn nǹkan tí ṣẹ̀rí àtúwẹ̀ encourage wáká ṣe bí àwọn nàwáfíìlì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mùsùlùmí yẹ kó máa ṣe nínú rẹ̀ ni makarimul akhlaq ká máa wú àwọn ìwà tó dáa wà tó dá ní ma ń bá lọ́wọ́ mùsùlùmí wọ́n bá jà kìrìsì àgbà lọ́wọ́ mùsùlùmí ẹjá lọ dáwú wọ́n bá lọ́wọ́ mùsùlùmí ẹjá fọlójúpọ̀ wọ́n bá lọ́wọ́ mùsùlùmí ẹjá lọ sàbòsí wọ́n bá lọ́wọ́ mùsùlùmí òdodo ní bá lọ́wọ́ mùsùlùmí gẹ́gẹ́ bẹ̀ ni al-afaf kéèyàn wà chaste kéèyàn sọ abẹ́yàn lọ́kùnrin ni àti lóbìnrin ni wọ́n bá mùsùlùmí bí ìṣekúṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà tàwádùrù ìrẹ́ra nílẹ̀ kí ẹ mọ́ mọ́ ṣe gbéraga ìrẹ́ra nílẹ̀ Islam kò aláṣẹ pẹ̀lú rẹ̀ alkarom kéèyàn lawọ́ kí ẹ má jẹ àwọn wa kullu ma yuhibbuhu Allahu wa yardahu àti gbogbo tí wọ́n náà bá ti mọ̀ pé Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ó sì yọ́nú sí kí ẹ má ṣe gbogbo àwọn sí olóore kódà Nabi sallallahu alaihi wasallam ọ̀rọ̀ tó dá sọ́dọ̀kọ̀ ni Ànábì ní al-kalimatu tayyibatu sọ́dọ̀kọ̀ kọ́ sọ̀rọ̀ tó dá sí ẹ̀kọ́ ẹgbùn ẹkùn síwárí ní kọ́ sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí ni gbogbo ìwà tó dá káwùjọ ma lọ dáadáa kó ma lọ ní rọwọ́rọ̀sẹ̀ òun ni Islam ń fẹ́ àwọn nǹkan tí islam wá kọ̀ fún wa ẹlẹ́ẹ̀kẹta nínú rẹ̀ ni wípé tó bá fẹ́ gbà kí muhammad ọgbà ló jíṣẹ́ ọlọ́run o gbogbo tí islam ní a máa ṣe ìwọ náà tètè máa jìnà sí nínú rẹ̀ òun ni ẹbọ àkọ́kọ́ nínú rẹ̀ òun ni ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba ìwà ogun pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala nígbà tó ṣe ni alkufuru iṣẹ́ kèfèrí pẹ̀lú ọlọ́run ọba anifak ìwà munafiki àtàwọn iṣẹ́ ọlọ́run ọba gẹ́gẹ́ bí irọ́ ẹ̀yọ́mọ̀ islam ẹjẹ́ jìnà wallahi yọ́rọ̀ ò níbi kankan tí ó gbé wa lọ nínú dáadáa tó bá rùn bí ayọ́rọ́ ní ojú ọrọ́ jàtà wallahi yọ́rọ́ ni ọ tún parọ́ fúnra rẹ ní o nídà ti parọ́ àwọn oníṣẹ́ ọwọ́ má parọ́ tán bá ní kó quotation material bá mọ̀wùlẹ̀ parọ́ so dúdú ni eye báyìí ni wọ́n ń ta eye báyìí ni wọ́n ń ta wá wo àwọn oore tó pọ̀ tọ́lọ̀wọ́ mọ̀ sí fún ọ ìgbàlúwà wípé ẹ̀ẹ́ so èyàn lè rí èyàn lè jẹun èyàn lè jẹ téyàn ó mu téyàn ó gbádùn ayé yìí láì nípa wọn bẹ́ẹ̀ ni èyàn lè síbẹ̀ dáadáa so irọ́ islam ni a máa pa zina islam ni a máa ṣe ọtí mímu wọ́n ni a máa mú wọ́n ni a máa jẹlẹ́dẹ̀ wọ́n ni a máa lẹ́kọ̀ọ́ zina máwọn èèyàn wọ́n ni a máa ṣe mọ́tòmọ́tò ìgbéraga ìjọra ẹni lójú alhassad ìmọ̀ bínú àwọn èèyàn kí ẹ̀rí pọ́lọ̀ kíní kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ alhassadi ni wọ́n ń pè é alheklu kí ẹ̀kan ní kòrira ẹlòmíkan ní natural ìkòrira wọ́n sà máa hate àwọn èèyàn náà ni islamu fàyè bá o wọn na mímọ̀ ìmọ̀ gbé ọ̀rọ̀ kí láti ma fi bàǹkẹ́jẹ́ ma gbé kí ma gbé kí ma gbé kí láti ma fi dànkarú èmi ń ta ráìsì ó ti níbi ṣe ara diagolo tí ò ní fi pé ó ti níbi ṣe ṣe ike tí ò fi ní kó tí o bá sì fẹ́ gbà lọ́wọ́ èèyàn tẹ̀tífù yóò dá ọ́nìkan wọn kún ni tí o bá fẹ́ ta fáwọn èèyàn ìwọ ma ta ó ma jàmbára àmánà ọdẹ ma jàmbára òdíwọ̀n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ọlọ́wọ́ bá kórira tọ́lọ́bá sí lóhun òfẹ́ gbogbo tọ́lọ́bá sí lóhun òfẹ́ àwùjọ ìsìláàmù làwáwà àwùjọ mùsùlùmí làwà ẹ jẹ́ ká jìnà sí kódà ó yẹ káwọn christian àtàwọn ẹlẹ́sìn míì kan máa rí ẹ̀kọ́kọ́ lára wa tàà sóòrá àwọn mùsùlùmí ni àṣòrán muslim ni kódà kan mọ́ ní pé ah, muslim ni mo fẹ́ gbéṣẹ́ fún o àyọ́ ah, muslim ni mo fẹ́ gbéṣẹ́ fún àmọ́lẹ̀ ní àmánàdà ìjólódòdó èèyàn dáa débi pé láìpẹ́ ìmẹ́ àti kan nínú àwọn ọmọ ìyà ń sọ̀rọ̀ wọ́n ma ń gbà àwọn èèyàn síbi iṣẹ́ gbábi contract irun kàbí ká bá wọn síṣẹ́ níbi kan wọ́n wá ti wọ́n wá àwọn èèyàn wọ́n rí olódòdó èèyàn eléyìí bí ká gbà sí fúsáìtì kókó sìmẹ́ntì lọ ele kan gba zikini kókó blọ́ọ̀kù lọ ele kókó pàánù lọ ẹ̀dàfẹ̀gùn kan láì wọ́n lápadà tún gbẹ̀lú míì àwọn òbí ó tún lòdòdó díẹ̀ ni wọ́n padà ká tí ń gbé sìmẹ́ntì sálọ lọ́nà àgbọ́n ah, lọ ń sálọ ikú sìmẹ́ntì lọ ti ẹni kíbù lọ fẹ́ bá dé sìmẹ́ntì ẹ̀yọ̀kan tó wá jílé ní òun lọ́wà fi kọ́ gbogbo létọ́ fẹ́kọ́ ṣe àbùsí ẹ̀yọ̀kan tó ni. lé ní ẹni tó ọ̀dẹ̀ sàbòsí fún wọ̀lọ́ tó bá wo sẹ́mọ̀ tó bá sépè yóò mọ̀ wọ́n lẹ́lò mí ò fi gbádùn mọ́dé gùn ẹ̀rẹ́lò mí yóò sì sẹ́kún ẹ̀ ẹlọ́gbọ́sẹ́ tí ń ṣe náà àbòsí ni náà Ah, ọwọ́ ìlú ọgbà tó ti sàkósí fún tínú wọn ò dùn sí so ìbí anú wọn dùn wallahi inú òní dùn kò nídìí kan ṣépè tẹ́bí òfin mú wọn kò nídìí kan ṣépè láàfù rí pé ẹlòmíì in reality yóò mọ̀ wípé òun rówó but kò ní inú òlò kan ní dùn náà kò sì ní yé yóò kàn sáà mọ̀ lífà ayé bẹ́ẹ̀ náà ni bí kò wà nú ọkà rẹ̀ bí ìfúnpinpin yóò wà nú ọkà rẹ̀ látara kí ni àdúrawa nínú ẹjọ́ kejì ká bẹ̀rù ọlọ́ọ̀bá kátàkárà nítorí àwùjọ láwà èmi ò lè dágbé ìwọ náà ò lè dágbé a ń níbù kátà sára wa tẹ́mi bá dó lórí òdodo tí wọ́n lọ́dọ́ lórí òdodo ó rí pàwùjọ flow ìkódẹ̀ lọ́bí ẹkú sí lọ ọ̀tọ́lúkálùkù bá ti jọ ń kára hùn àtóníwọ́dìà àtónírọ́ alágbákò wọ̀lá àwùjọ yìí ẹ̀ kò ní lọ ìkó máa dàrú ni a máa rò bí i gọ́ọ̀mẹ́ntì ní wàhálà wa ni gọ́ọ̀mẹ́ntì kan bẹ bá tún change gọ́ọ̀mẹ́ntì ilé bí ọtún gbé mi sí ẹsẹ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ time 2 yàtọ̀ nìyẹn because gọ́ọ̀mẹ́ntì kan àwa gangan láàrin ara wa wallahi láwùjọ ta bá jọ́lò dòdó sí rawa tàdé nífẹ́ ara wa tàdé ń bára wá sí pẹ̀lú pure art pẹ̀lú ọ̀kà tó mọ́ nǹkan tó ṣe pé kò ní tó kò lè kárí jù èèyàn mẹ́wàá lọ yóò sì kárí èèyàn 100 yóò tún ṣẹ́kù àmọ́ ta bá yà lágbà kò bá ṣe ìyá ẹ̀ in tó ẹkọ́ kárí èèyàn 1 million ẹni kó sì kùnà kò sì ní tó nìkan náà kò sì ní tó Allahu akbar an biya lakusa nura so ti ka jina si gbogbo àwọn kini ka jẹ ọmọ lẹ́yìn annabi lódodo ẹlẹ́kẹrin nínú rẹ̀ lè tàbí pàdé kútùbà wa o ní pé hàmà yí pé inú tán pè ní muhammadun rasulullah tó bá ti sọ lẹ́nu ìtumọ̀ rẹ̀ ní pé sallallahu alaihi wasallam ìní jọ́sìn fún Ọlọ́run àyàfi pẹ̀lú tánàbí yìí bá mú wá báwo lànẹ́bì sí ní a ṣe ànẹ́bì ní a kí ogun bóòlù sí ní a kí ànẹ́bì ní sallu kama ra'aytumuni usalli ẹ kí ogun bẹ́ẹ̀ ṣe rẹ́mì ànẹ́bì tí mo ń kí àwọn sàhábì ànẹ́bì ní wọ́n rí àwọn sàhábì ànẹ́bì ní arẹ́tẹ̀ fáwọn tó wà lẹ́yìn wọn kí fún wọn títí tàbí orí lé ní ẹni kò dédé kọ́ ní pé òun fẹ́ kí tóun òun fẹ́ mọ́ òun ò ní kọjú sí kíbílà tóun ibi tóun kọjú sí ní àdìbòlò ti rí ti ẹ̀ṣá nẹ́bì ló mú wá fún ọmọ yóò àníyàn mísà dá a alhamdulillah báwo la nẹ́bì ṣe kọ́ ló jẹ́ pé èyàn gbọ́dọ̀ jìnà sí gbogbo àwọn nǹkan táwọn yẹn bá wá dálẹ̀ léyìí tó tako ẹ̀sìn àlẹ́gbà Muhammad sallallahu Alayhi wasallam léyìí tá nàbí òníká ṣe nínú rẹ̀ ní mauludi a ń ṣe mauludi ní kò sí ní ẹ̀sìn Islam a ní mọ́ sọ dáadáa wọ́n bẹ̀rẹ̀ mauludi lẹ́yà nàbí ó lé 400 years ibẹ̀ nínú ìwé ìtàn kódà àwọn tí wọ́n ṣe mauludi gan wọ́n jẹ́ ń jiyàn gbogbo àtàṣe tẹ́ẹ̀tẹ́ ẹ̀nà lágídí wọn ti lágídí wọn nípa lóòtọ́ là nẹ́bí ò sí àmọ́ ẹ ṣe àjẹ́dẹ̀nkálẹ̀gbọ́ àṣẹ̀kẹ́ká tó ṣe ni ọ̀rá wa mùsùlùmí ànábì gbọ́dọ̀ ní ká ṣe ká tó ṣe nítorí ìsìláàmù là ń ṣe tó bá kébí àmọ́ lè ṣe nǹkan tó wù mí nìkan ẹkọ́ lọ́rọ̀ ànábì sí mi náà ó yẹ kí kan rọ́ pé nǹkan jílẹ̀ ní pé ó fẹ́ sin lọ́rọ̀ kàn sí àmọ́ lọ́rọ̀ ànábì ànábì wá tún lo 22 years or 23 years ó fi jíṣẹ́ fún wa díẹ̀ díẹ̀ ẹ kírun báyìí ẹ ṣe báyìí ẹnìkan kírun ànábì ní ara bí mo ṣe ní ẹ kí kan ó yá kí báyìí ó yá wí báyìí ó yá sọ báyìí ìbonú ti wá ní ká ṣe mọ́lúdì ọdí ago mélòó ló ní a ṣe ìjọ òlú ní a ṣe ó dàbó tàbí ní a kírun àwọn akákàtàkì jùmọ̀ àlàfẹ́ kìí anábìrin kíráka méjì mọ́lúdì bọ́lá ṣe sí ẹ̀sà láyé fún wa ẹni ẹni pẹ́ra lóòtọ́ kò sí nínú Kùránì kò sí nínú súnnà àwọn èèyàn wá jáde pẹ̀lú àwọn àsọkú sọ̀rọ̀ láti mọ́ fi jọ sí báyìí kíní wọ́n ní ẹ mọ́lúdì kò nídìí ẹ̀rí kan lọ́dọ̀ Ọlọ́run àtọ̀dọ̀ Ànábì in ni ọkàn tó mọ́ ọkàn tó mọ́ lè wọ́n fi ṣe mọ́lúdì a nídìí ká rẹ́rí ọkàn wá mọ́ wọn láfi ṣe so ẹlòmí wà ní pé anífẹ́ ànẹ́bì la fi ń ṣe ìfẹ́ ànẹ́bì ní tàtíkà síwájú yẹn òun gẹ́gẹ́ náà fi mẹ́tọ́ bá nífẹ́ ànẹ́bì Muhammad sallallahu alaihi wasallam ó dẹ̀ àtẹ̀ ní ìlọ mọ́ múra bá níbi sí mọ́ múra sallallahu alaihi wasallam ní sùsáàkì ànẹ́bì mọ́ wọn aṣọ ànẹ́bì nkalẹ̀ láti ní ọya mọ́sẹ́bẹ̀ mo nífẹ́ ànẹ́bì ọya mọ́sẹ́bẹ̀ ó ní sè yún náà àwọn ìyàwó àwọn ìyàwó wa kájẹ́ kan máa bo ojú kan máa bora látòkè délẹ̀ nítorí báwọn ìyàwó ànẹ́bì ṣe rí aṣáàkú nífẹ́ ànẹ́bì àwọn èèyàn ní sè yún o èyí tánẹ́bì ò wá mú wa tí ò rán wa wọn làwọn yóò àtàkù pé ara o àwọn lámọ́ sí o nífẹ́ ànẹ́bì ni tó bá nífẹ́ ànẹ́bì ni ẹ́yìn tó bá sì nífẹ́ ọlọ́run ọba ó ma tẹ̀lé ànẹ́bì ni o ní ma dánkà mílẹ̀ qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhbibkumullah ọlọ́ọ̀bá ní pé tẹ́ bá nífẹ́ ọlọ́run sọ ní Kùránì tẹ́ bá nífẹ́ ànẹ́bì lóòtọ́ ẹ ma tẹ̀lé ọlọ́run ọba náà àwọn àfáà ní pé ọlọ́run fi ṣe àdánwò ìdánwò fún àbí ó yẹ ma tẹ̀lé ànẹ́bì sallallahu alaihi wa sallam so in tí ó da oníkádé yamul kiyamah ká bára wa nínú àwọn ọmọlẹ́yìn ànábì àwọn tí wọn ò gbọ́n jù ànábì lọ àwọn tí wọn ò mọ̀ ẹ̀sìn ṣe jù ànábì lọ ẹ jẹ́ ká gbà pé ẹ̀yìn ànábì la wà sallallahu alaihi wasallam sánàbí ò ṣe kí ní ẹ̀fílẹ̀ fa kullu khairin fi ittiba'i man salaf wa kullu sharrin fi ibtida'i man khalaf gbogbo dáadáa ká tẹ̀lé àwọn tàti wá síwájú ni o àwọn lànàbí àtàwọn sọ̀hábà rẹ̀ tó bá lánàbí ò fẹ́ ṣe bí ànàbí ti jú àti ṣe àwọn sọ̀hábà náà ní fi ànàbí ju gbogbo wa lọ àwọn sọ̀hábà ò ṣe ó dẹ̀ àwọn sọ̀hábà náà ò ṣe àwọn tàbírú náà ò ṣe àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin tó gbajúmọ̀ tá ń tẹ̀lé ní ẹ̀sẹ̀ Islam tó gbajúmọ̀ wọn ò ṣe Abu Hanifa ò ṣe Imam Malik wọn ò ṣe Imam Shafi'i ò ṣe Imam Ahmad ò ṣe àwọn yóò ní ọ̀dọ́ tó wọ́n bí Maliki yàlàwá mazhab Malik lántẹ̀lé níbi fiqh mazhab Malik lántẹ̀lé níbi fiqh ok mazhab Malik lántẹ̀lé ò ṣe Malik ṣe mọ́lùdú àti ẹ̀gbọ́rí because Malik wà wọ́n kú níbi 197 after hijra wọ́n àti ẹ̀mọ́rí Eh, imam Ahmad àwọn kú ní bí 220 or 224 látà hijira or after 200 years ìtumọ̀ ní you lẹ́yìn ikú Imam Ahmad tó jẹ́ ìgbẹ̀yìn nínú àwọn imam mẹ́rẹ̀ be bí 200 years later Not What lọ́tọ́ abẹ́rẹ̀ mọ́lúdì ó ti ẹ̀ jìnà ó jìnà You náàbì gan kò sí kò tí ẹ̀kọ́ kó làwọn yàmàlì kìyàmà náàbì gbà ẹwọ́ tún mọ́lúdì ẹwọ́ ìgbàlámẹ́lẹ̀ ìwá tí wọ́n fẹ́ wà nínú àtàtẹ̀lẹ̀ ànábì ni àbáwọn tẹ́tẹ̀lẹ̀ mọ́lúdì wá àwọn mọ́lúdì wá o àwọn tán mọ́lúdì wá àwọn ọ̀tá ìsìlámù ni wọ́n àwọn làwọn fatimiyya àwọn fatimiyya wọ́n kí wọ́n ubaydiyya ọ̀tá ọlọ́ọ̀bá pọ́nbílé ni wallahi wọ́n mọ́ ń ṣépèlé ànábì lórí North Africa ni wọ́n ti wá ní Maghreb wọ́n dẹ̀ wọ́n wá Egypt àwọn náà kọ́ Jamiatul Azhari tó Egypt àwọn náà kọ́ òun náà ló fi rí pé dáadáa kọ́ jáde mẹ́rin rí ni Jamia yẹn àgbákò ni àwọn tó kọ́ náà ń pìlẹ̀ náà àwọn kèfèrí náà pọ̀ nígbà yẹn tó bá mọ́ ń gbọ́ Salahuddin al-Ayyubi wọ́n náà mọ́ ń gbọ́ Salahuddin pé Salahuddin al-Ayyubi ológba Palestine padà lọ́wọ́ àwọn Christian lọ́dọ̀ àwọn Crusaders kó tó gba Palestine yẹn ó kọ́kọ́ lọ gba Egypt náà lọ́dọ̀ àwọn kèfèrí òun gbà pàwọn ilé ìyá kèfèrí ju àwọn Christian lọ gbà tó wá gbà tán nítorí Syria ni wọn irú ìtàn polongo láwùjọ yìí àwọn tán bú sàábẹ̀ òun irú wọn náà láwọn èèyàn àwọn náà dámọ́ àwọn èrò gbà àwọn mùsùlùmí dìde against wọn pé islam kọ́lẹ̀ yìí ṣe yìí mùsùlùmí ní ẹ̀ẹ́sẹ̀ pẹ̀lú ànẹ́bì ẹ̀mbú ànẹ́bì mùsùlùmí ní ẹ̀ẹ́sẹ̀ pẹ̀lú àwọn sàhábí ànẹ́bì mùsùlùmí ní ẹ̀ẹ́ fi kùránì sàrẹ́wà lórí títì like openly ní ohun ògbí ọgbẹ́ pamọ́ but wọ́n ti mọ̀ pé problem kan wà táwọn mùsùlùmí ní òun náà ní ìfún ìfún yìí náà ní problem oúnjẹ àwọn agbẹ́mọ́lùdì gbà tán bẹ̀rẹ̀ mọ́lùdì mọ́lùdì méje náà máa ń ṣe yìí wọ́n ṣe mauludi annabi wọ́n ṣe ti fatima wọ́n ṣe ti al-hussein wọ́n ṣe ti current king ọba tí ń jẹ lọ́wọ́ wọ́n tún mọ́ ṣe tànábì isa wọ́n mọ́ ṣe christmas pẹ̀lú àwọn christian nígbà yẹn náà wọ́n ṣe títí ali ìyẹn ti ẹlẹ́keje bí mauludi méje mawalid na ma ń pè nígbà yẹn ìgbà tí Salahuddin gba tó lé wọn tó lé wọn dànù kúrò ní Egypt tó dẹ̀ lọ gba Palestine padà lọ́dọ̀ àwọn kèfèrí ìgbà yẹn wọ́n kánsù pé kò sí tán pè ní mauludi ní Islam ó wá tún di 200 years after that islam ti pé láti tipẹ́tipẹ́tipẹ́ o kò sí mọ́lù nínú islam tó pé o 200 years after that wọ́n tún wá bẹ̀rẹ̀ mọ́lùdì yẹn again ní iraq lọ́dọ̀ àwọn sufi bẹ̀rẹ̀ tó wá bẹ̀rẹ̀ again wọ́n yóò wá tánmọ́dé ní ẹbá ìtòrí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala wọ́n wá ń jà sí pé pẹ́lú mi wọ́n sọ pé wo kákí mọ́lùdì ní sẹ́tífì wọ́nẹ́ الله أكبر كبيرا أجأت لي النبي صلى الله عليه وسلم الله سبحانه القرآن لقد كان لكم في رسول الله أسوة حسنة الله نيوى النبي أبوى وقصد دادانين النبي لك جكت لي محمد صلى الله عليه وآله وسلم àmì Allah subhanahu wa ta'ala kò sí dára fẹ́ni kọ̀kan wa níwá nínú ìtumọ̀ la ilaha illallah ìwá ni ma dìfẹ́ndà nẹ́bí ọgbọ̀dọ̀ wà ń bí kankan magbá nẹ́bí kan dákẹ̀wò sọ́rọ̀ kí ẹ ma nínú pé muhammadun rasulullah sallallahu alaihi wa alihi wa sallam an bí allah subhanahu wa ta'ala kú fi ẹsẹ̀ ẹni kọkàn wá nílẹ̀ allahumma agina alhaqqa haqqa allahumma agina alhaqqa haqqa allahumma agina alhaqqa haqqa wa ansurna ala tiba'ihi allahumma wafikna ala din allahumma thabbitna ala islam اللهم ثبتنا على الإسلام اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم يا مصرف القلوب صرف قلوبنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد فسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك